الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدكفو الله سبحانه وتعالى أترى لكم كاتي قفو النبوة محمد صلى الله عليه وآله وسلم سورة أفهمني عليه بدين يدى الله سبحانه وتعالى قلنا لسورة القدر سو سورة القدر Imam Sa'di rahimahullah wani wahiya makiyya wahiya makiyya ipe sura yìí nínú àwọn suru tí wọ́n sọ kalẹ̀ nígbà tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó wà ní Makkah so suru yìí nade ni a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim inna anzalnahu fi laylatil qadr وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر سورة إمام عبد الرحمن بن ناصر السعدي رحمه الله تعالى وني إنا أنزلناه في ليلة في ليلة القدر وني كما قال تعالى إنا أنزلناه في ليلة مباركة وذلك أن الله تعالى ابتدأ بإنزاله في رمضان في ليلة القدر ورحم الله بها العباد رحمة عامة لا يقدر العباد لها شكرا tí wọ́n ní ìdí ni wípé ọlọ́ọ̀bá bẹ̀rẹ̀ sí ní máa sọ Kùránì kalẹ̀ ní òru Ramadan so ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala látara bẹ́ẹ̀ ń kọ ó wá mọ́ kí àwọn ẹ̀dá àwọn ẹ̀dá rẹ̀ ní òru ń sọ yìí so wọ́n ní wọ́n ní ọlọ́ọ̀sọ anzalnahu mas'ala méjì láwọ̀kọ́ mú mẹ́rin àkọ́kọ́ ni inna inna nínú èdè lágbà bíbà tí ẹ̀bá ní inna na so ọ̀nà méjì yẹn lè sọ tí máa fẹ́ na dọ̀míhù ní dọ̀míhù jami'i wọ́n pè pronoun tó máa lò fáwà tàbá pọ̀ bí we nínú èdè nínú English àwa nínú èdè Yorùbá so wọ́n ní inna inna àti náà olódi inna olóbi kọ́kí ẹni innana ṣe bá yà bí inni innani masala tó wọ́n bẹ̀rẹ̀ ní pé sítìmẹ̀ wá ní pé inna àwa àwọ̀ ní ẹ ọlọ́ọ̀bá sítìmẹ̀ ní pọ́lọ̀bá wá pọ̀ ìkẹ́ ọlọ́ọ̀bá pọ̀ gan rárá ìwọ̀ àyà ti lára lórí tọba láwọn tún lajú díẹ̀ nínú àwọn kírísítẹ́nì àmì mọ́ sí pàà lajú pé ẹlọ́rẹ̀ báwọn mùsùlùmí ṣe mọ́ tó wà ní báìbù wọ̀nyẹ àmínú wọ́n fẹ́ mọ́ kílùm pé àánà mọ́ tó wà ní Kùránì àwọn olódò táàlì à kódà trinity ń bẹ ní Kùránì níbo ni trinity wà ní Kùránì à inna anzalnahu we meaning we the Father the Son and the Holy Spirit ṣebí ńlẹ́ ni ọlẹ́fẹ́lẹ́ kẹrìnkẹsì ọlẹ́fẹ́lẹ́ kàrúsì ọlẹ́fẹ́lẹ́ kẹfàsí ta ló ní mẹ́ta ọ̀nìkan so kò lè jẹ́ mẹ́ta wọ́n ní àwa mẹ́ta wọ́n ní àwa so ní máa kó sí lọ báyìí àrí kèkè ń ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀ náà làwọn kírísítẹ́nì máa ń ṣe nínú àbí Genesis verse about challenge wọ́n wípé níbo ni Trinity wà nínú Bible nínú Old Testament gẹ̀gbọ́n ló wà kódà kò sí ní New Testament kátàṣọ Old Testament ó wà lọ́mọ wà mọ̀ gbogbo ló wà sí ló wí nínú Bible wọ́n ni wí yẹn àwọn mẹ́ta ni wọ́n sọ bẹ́ẹ̀ ara kìkì ń ṣe àwọn mẹ́ta so inna domiru ni lilmufrodi lilmu'azzini nafsahu domirun lilmufrodi alìmọ̀àbíní nafsahu òun ni sí ẹyẹ kan tó ń bàbà rárá rẹ̀ sọ́lọ̀ bá lẹ́nu pé àwa gẹ́gẹ́ bá lẹ́ṣẹ̀ mọ́ sọ nílùú Yorùbá ta ló lú ọmọ yìí àwa lálú èyẹ ma ń lò ní hálì wípé wọ́n fẹ́ kẹ́ pé ẹni tó tó ṣe òun ló ṣe ta ló wà nílẹ̀ kù àwa ni ẹ̀yìn owó àwa náà ni ìtú ẹni pé àwa ta tó wà ń bẹ̀ náà ni ọlọ́ni jáwa tẹ́báríkì àwa ni ọ̀nà kí ni ọlọ́ ní já wa ayé àwa ìlú so mẹ́sàlá ní mẹ́sàlẹ̀ kejì ní pé anzalnahu fún àwọn ọlọ́mọ kí a ń pè anzalnahu domin kan wà mẹ́yẹ̀ hu anzalnahu àwa la sọ̀ọ́kalẹ̀ kí la sọ̀kalẹ̀ imam sáàdì eh, imam ash-Shaykiti rahimahullah di same thing náà lọ́wọ́ nínú fatul Qadir ìṣàwùkálẹ̀ àwọn àfá àgán palùkọ̀ lórí pé ayé anzalnal Qur'an wọ́n ni tó bá nípa anzalnahu tó bá ní màláíkà lẹ́nu sọ́nà ipá aláṣọ màláíkà kan àwọn ni àá bọ̀tí wọ́n lọ́tọ̀ pé tanazzalul malaikatu so tanazzalul malaikatu kò ní jẹ́ ká lè sọ pé màláíkà lọ́wà bí àkọ́kọ́ yìí so inna anzalnahu dájúdájú àwọn ọ̀rọ̀ bá lásọ Qur'an kalẹ̀ gbáwọ́ lásọ kalẹ̀ fi laylatil qadr ní òru àpẹ́lé Laylatul Qadr òun tó ṣe kó lé agbá òun náà ni àwọn ọlọ́bàlá sọ́kalẹ̀ náà wọ́n ni Imam Sa'di ni wasummiyat Laylatul Qadr li'idhami qadriha wa fadliha 'inda Allah wọ́n ni wọ́n pè ní Laylatul Qadr ìdí ni pé ọlá òru yìí pọ̀ gan ipò rẹ̀ يقدر فيها ما يكون في العام من الآجال والأرزاق والمقادير القدرية ìdí tó tó mẹ́rin pè ní láti olùkọ́dìrì ní wípé ní òun yẹn kọ́ o Ọlọ́run bá tún ma ń kọ̀ dáràn Ọlọ́run tún ma ń dìkírí light of decree ní Ọlọ́run tún ma sọ pé in tí ó ṣẹlẹ̀ ní ọdún tí ثم فخم شأنها وعظم مقدارها فقال وما أدراك ما ليلة القدر سيطان باتن بيو نكوان في وما أدراك ọlọ́ fi ń bàbàrà kí ní ẹni tẹbá ti rí wà máa àdìrọ́kà kí n sí kọ́lọ̀ ń bèèrè pé kí ní òjò ọmọ tẹ́gbẹ̀ báyìí wà máa àdìrọ́kà ìjọ sí mọ́ tẹ́gbẹ̀ báyìí ọlọ́wà ní pé wà máa àdìrọ́kà máa Laylatul Qadr wọ́n ni Laylatul Qadri khayrun min alfi shahr so tó fi ma ipò Laylatul Qadri àti ọlá tí ń bẹ fún ni wípé khayrun ayi tu'adil min fadliha alfa shahr ọlá tí ń bẹ níbi Laylatul Qadri ẹyọkan ọlá bí months how many years yẹ 1000 months divided by 12 ẹbáwọn bí 80 something ẹ̀kọ́ jẹ́ now bí 83 years tó tán yìí so Laylatul Qadr 1000 months 83 years okay so when ní Laylatul Qadr ó wá lọ́lá ju 83 years lọ ju so ìbádà tẹ́yẹ̀ bá ṣe ń bẹ̀ hey Allah Akbar ìgbà tẹ́yẹ̀ bá ṣe ìbádà 83 years ni na wọ́n ní fal'amalu alladhi yaqa'u fiha khayrun min al'amali fi alfi shahr khaliya minha iṣẹ́ olóri tẹ́yẹ̀ bá ṣe nínú òwe ó lóore ju iṣẹ́ olóore tí ẹ̀mbá ṣe 43 years yẹn lọ wa hadha mimma tatahayyaru fihi al-albab ilé nínú nǹkan tó ṣe kéé ma ń ṣe làákàí ma ń dàmù làákàí pé ah Allahu akbar wa tandahishu laha al-uqul in táwọn làákàí ó gbọ́n torí ẹ̀ eh, bí kí mo ṣe ìbádà 43 years ni haythu man من تبارك وتعالى على هذه الأمة الضعيفة القوة والقوة بليلة يكون العمل فيها يقابل ويزيد على ألف شهر دي كي الله با سبحانه وتعالى هو سي الله فún الأمة tó lé ọ̀lẹ ni wá ìbádà mélòó la rí sí Ọlọ́run wá fún Ọlọ́run wá fún aláwo rí kan tó ní agbára orí tó ṣe pé tí ẹ̀n bá ṣe ìjọ́sìn ẹ̀kan báyìí bí gbà tí ẹ̀n bá ṣe náà fún 83 years ni wọ́n ni umru rajulin amara rajul ma'ammar umran tawilan nayfan wa thamanina sana so wọ́n ni pé ẹwọ̀n kaba ìgbà tí a bá ló bí etí kìníkan years Allahu akbar ọdún mélòó gẹ̀lẹ̀ yóò lò láyé gẹ̀nẹ́ anábì sallallahu alaihi wasallam pé àjálù umma yìí sallallahu alaihi wasallam wọ́n ni àjálù ọjọ́ orí táwọn al'umma yóò máa lójú 50 sí 60 anábì lẹ́yìn díẹ̀ yóò máa 50 àti tó yẹ kí mo sí pé mo ti gbé mo wọ 30 mo ti lọ 40 báyìí sàárè ti súnmọ́ gan o lè kó anytime before then bọ̀bọ́ sí tún súnmọ́ bẹ́ẹ̀ lọ sí tún ló ti ń tàhá kọ́kọ̀ sí kí nìdí ìdí ní pé alùmọ̀ yíkọ èèyàn díẹ̀ ní ó máa kọjá 50-60 ó yé báyàn rí so wá ṣe ìbádẹ́ wá wọ ẹni tó tọ́lọ̀ wá fi ṣe kò ń gí orí lé láti olùkọ́dìrì láti bí i ọdún mẹ́wàá sí sinai bí kó ti ṣe ẹlòmí ò ti ṣe ìbádà thousands of years kó tó kò láyé Allahu akbar ló ní tanazzalul mala'ikatu wa ruhu fiha nínú tó tọ́ka lórí ọlá òwúrí ni pé àwọn mala'ika àti àwọn ruh àtàwọn ẹ̀mí wọ́n máa ń sọ̀kalẹ̀ ń bẹ̀ wọ́n ní yakthuru so Imam Shinkiti rahimahullah wọ́n ní ar-ruh wọ́n so tanazzalul mala'ika a mala'ika ó sọ̀kalẹ̀ wa ruhu ay fiha ay fi hadhihi al-layla ní ògúta ń min kulli amrin so wọ́n ni al'amru yakunu wahidul umur wa wahidul awamir والذي يظهر أنه شامل لهما معا لأن الأمر من الأمور لا يكون إلا بأمر من الأوامر imam ashinkiti ni wọ́n sọ yẹn ay tanazzalul mala'ikatu wa ruhu fiha min kulli amrin أي سلام هي وني سالمة من كل آفة وشبر وذلك لكثرة خيرها so àwọn mọ̀lẹ́kọ̀ mọ́ sọ̀rọ̀ wọ́n mọ́ sọ̀kalẹ̀ àti Jibril pẹ̀lú kíni yóò pẹ̀lú gbogbo amru gbogbo amru látọ̀dọ̀ Ọlọ́run Ọba pẹ̀lú àwọn àṣẹ láti ọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti gbogbo àwọn àlámọ̀rí salamun hiya ay salimatu min kulli afatin wa sharrin so salamun hiya òru yan ko yó wá jí òru tí ó kún kẹ́kẹ́ fún àlàáfíà òru yan ko yó jí òru tí ó tutù tí ìfọ̀kàn balẹ̀ ó dé wà ńbẹ̀ hatta matla'il fajr tí tí tí ó fi di ìgbà tí al-fajr fi yọ ay mubtadaha min ghurubi shamsi wa muntahaha tulu'il fajr wọ́n laylatul qadri ìbẹ̀rẹ̀ rẹ̀ yóò mọ̀ jẹ́ ìgbà tí òòrùn bá wọ̀ gùrúbù shamsi tí òòrùn bá ti wọ̀ títí tí ó fi dé tòló alfajir tí ó fi dé ìgbà tí alfajir bá yọ àwọn tó mọ́ ṣe Laylatul Qadri ní ọ̀sẹ̀ kitab la min sunna la búnẹ̀ tí wá rí píká ma ṣe so Laylatul Qadri gẹ́gẹ́ bá ṣe mọ́ ń sàlàyé òru àbí eh òru iyì tó ní agbára ni òru ìjọsìn ni ìjọsìn wọ́n láàmà ṣe ń bẹ̀ kò sí ìjọsìn tuntun tó ju ìta tí ń ṣe lọ tẹ́lẹ̀ náà tí ma ṣe pé yóò kọ́pọ̀ lẹ́n tí ó ma ní pé Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni faafu ọgbọ́lọ́bá tí ma ń ṣe àmójúkò ọ sì fẹ́rin kọ ma ṣe àmójúkò ọlọ́dákùn sàmójúkò fún so musulmi wa kò lẹ́ni tí ó ma sọ kíní ọ ma kírun èyí ma ṣe nàwáfil ló jẹ́ pé inú tó dájú òní kí yẹn ṣe ìtìkáf ní táìmù yẹn èyàn ti máa ń prepare ìtìkáf kalẹ̀ gbogbo sẹ́ tí mo bá ń ṣe bẹ́yàgbù sẹ́kẹ̀ ni wọ́n wà ní ọtí máa gbàyè kalẹ̀ ah, Ramadan sì kù bí oṣù mẹ́jọ ẹ̀bẹ́ ni mo ń gbàyè kalẹ̀ ni ẹ dákun tó bá ti di Ramadan ẹ dákun last 10 days ẹ dákun ah, last week bẹ́ẹ̀ ni ó tuntun sọ like in tí ó mú láyẹ̀ ni last 10 days of Ramadan ìyẹn gbọdọ̀ jẹ́ kó kún kẹ́kẹ́ fún ìjọsìn tó bá ṣe ṣe kíyàn pa gbogbo nǹkan tíyàn ṣe nú lẹ́dẹ̀ kíyàn pa tí kíyàn wá jùkú sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti ìyá àti bàbá àtàwọn ọmọ gbogbo yín ilé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kíyàn mọ́ àfi àsìkò kan lẹ̀ tí ìbá ń ṣe pé yóò wà nínú ìbádà kan kódà tó bá tún wá ń sùn ní rúgbà yẹn ìbádà náà tún tó bá ń sùn pẹ̀lú kí wá pọ̀ bẹ́ẹ̀ ọjọ́ mẹ́wàá ẹ̀wà wà ń bẹ̀ látàárọ̀ ẹ́ dalẹ́ lórí mọ́sálásí ẹwà dúró ọlá mẹ́mẹ́ so kọlọ̀ tó wá ṣàánúyàn kí wá tún rí lú àwọn òwe ní àwọn àyè tí fi ń lóre jù ọ̀nà ni masjidu al-haram àti masjidu al-nabawi àbí masjidu al-aqsa kí wá tún ẹ wo ìbádà ṣe ń ṣubú lóra wọn àti àwọn ọlá bí ṣe ń ṣubú lóra wọn an bí Allah subhanahu wa ta'ala kí ó má fi dú ẹni kọ̀ọ̀kan wa so an bí Allah subhanahu wa ta'ala kí ó fún wa ní àǹfàní bẹ́ẹ̀ haram àbí nabawi kọ tún wà lẹ́ni tí ní siyam ọ̀tún wá ń gbàrù lọ́wọ́ ó tún wá jẹ́gbà ọ̀tún wá ṣe ń mọ́rọ́ ẹ́ ọsọ wọ́n jòkó sínú masjidi yálà masjidi al-haram makka ni tàbí masjidi nabawi ní madina tàbí masjidi al-aqsa ní jerusalem kọlọ̀ kọba wa gbà padà lọ́wọ́ àwọn kìfìrí àwọn taọ́lọ̀ ìwà wà ń bẹ́ ẹwàdúrú ọlá àti ẹwàdúrú sẹ̀kínà tí yóò gbìjáde kó gbẹ̀yẹ kúrò látara bẹ́ nǹkan tí ó change ní life yóò pọ̀ gan tó ráwọn àyẹ̀yẹ̀ kò sí èméjì àwọn àyè gbígbàdúwà ní àwọn àyè fọ̀kànbalẹ̀ ni àwọn ayé ìṣẹ́rọ́gù sọ́dìrì ni àbí Allah subhanahu wa ta'ala kó ṣe dada fẹ́ nìkọ̀ọ́kan wa a tó ń fi àsìkò yìí àfi rẹ̀ ti àfi kábi ṣe dọ́wà fún fadilatu sheikh samahatu al-mufti al-mufti eh, al'am il-mamlakati al-arabiyyati saudiya su mufti gbogbogbò fún gbogbo ali sheikh rahimahullahu ta'ala tí wọ́n fi ayé lè ní àárọ̀ yìí so ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ Sheikh Muhammad bin Abdul Wahhab ni wá àìlú kankan mọ́ jẹ́ kí ní ẹ̀dùn náà like lineage làwọn náà bábọ̀ Sheikh Muhammad bin Abdul Wahhab ẹ́n tẹbá ń tọwọ́ asálẹ̀ àtẹ́bà fi kàbí bí mẹ́fà méje mẹ́jọ ẹ̀kà bàbá ń bẹ́ so bàbá dẹ̀ ní sunniyun salafiyun muwahid nahsabuhu kadhalik wallahu hasibuhu wala nuzakki ahadan ala Allah in ta ma àfáàmà ni wọ́n àfáà tó dú dédé lórí manhajj salafi ni wọ́n oníkálùkù ló láṣìṣe gàyà kò sí bí ò sí láṣìṣe bàbá náà láwà ṣiṣẹ́ wọn àbí Allah subhanahu wa ta'ala kó bá wa yáfi wọn kó dẹ̀ 78 kan 78 àbí 80 something 82 àbí bí i 80 something ṣá kò ní so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà o ní pé sheik abdulaziz bin abdullah bin eh, sheik abdulaziz bin baz eh, sheik abdulaziz ali sheik rahimahullah ọmọ kí ibn baz náà ni wọ́n so ibá yàbí ọmọ kí ibn baz rahimahullah àwọn náà ọmọ kí wu muhammad bin ibrahim ali sheik nínú àwọn ọmọ nínú lineage ibn abdul wahhab náà ni ali sheik eh, muhammad bin ibrahim wa àwọn ni mufti àkọ́kọ́ fún saudi arabia títí third saudi Abdulaziz Ali Sheikh àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn afọ́jú ni wọ́n ojú olówá fọ́n bẹ̀ bá sọ́gbẹ̀ lè bàsírọ̀ rírí náà ó kọjá bẹ́ ẹlọ́gbẹ̀mọ̀ káfọ́jú àchífù tí ẹn tó yajúlẹ̀ bọ́ olè àchífù like ẹmọ kíyàn fọ́jú kó dẹ̀ lú ayé Allah akbar àṣé kíyàn mọ́ lójú gbàmí wà láì ní ìmàní sẹ́gbẹ́ tàà mọ́ rí gbà ní púpọ̀lù kí tàà mọ́ rí ní pé ipé àkínágbà alágbàjò wà rí náà wallahi ẹ imagine àwọn àgbákò tàà ti kojú tíwá commit ẹwà imagine tó ò rí náà rárá tí ẹ bó ṣe save nínú tí sì máa ń bá tẹ̀jẹ́ jù ojú tẹ̀ wòye ṣèbójú tó in tẹ́yẹ̀ bá rí lè picture ẹwà imagine ah, ẹwọ orí tọ́lọ̀ sí fáwọn yẹ̀fà ẹwọ kí ẹ wà ní òrùn lórí mamlaka ìrútẹ́ pé tọ bá rí náà mẹ́ ọ́sùn àmì ọ̀hẹ́ o ẹ wo àwùjọ tàwà yìí fọba jáde ní ìsinmi ayé wàhálà lọ́nà fojúkú ìríkùrí ìríkùrí tá ń rí yẹn ó níbi tí ń tọ̀ sínú làákàyè wa ó ní tí ń bàjẹ́ nù làákàyè wa ó dẹ̀ ní tí ń kó wa síwájú ọlọ́run mo wà láwùjọ pẹ̀lú ojú méjì mo wà níbi Saudi mo wà ń bẹ̀ tí mo ń leave bẹ́yà Mọ́kà àti Madina tí má ti jí láàárọ̀ tí má ti lọ bí iṣẹ́ inú darí sí Masjidul Haram àbúkání Masjidul Haram tí kí wákàtí mara àwọn mi pẹ̀lú ojú méjì ẹwà dúró láyẹ kátó aṣọ tí ó tí ó tí wá lójú tí ó fi kò ní rìn bí mo wa máa ń fi quwwatul hifzi wal basira ọmọ rí sànúwọ̀n wallahi sheik ibn baz wọ́n fẹ́ àwọn salman auda wọ́n na ko sha sheik níbi mas'ala takfir wallahi wọ́n rí bàbá like ba like wọ́n ṣe wọ́n bàbá ni ara la in tó wà nu mo ko yesin mo pa ìwọ salman auda tó làjú méjì ilé o so ka ikaku kanu ti àwọn afa ẹ wá àwọn afa tó lọ nbu ni ba se ro tó ní rahmatullah so Sheikh Abdulaziz rahimahullah wọ́n ti tún fi ayé lẹ́ni ẹ̀ so àwọn àfáàsì kù nínú àwọn tánjá kìbárùn ìlàmá tánjá wọn tánjọ tó tánjọ wà ní orú òkè tanyẹyẹ lọ́run yẹ àmì alákọ̀bá ikú àwọn àfáà thulma ni إذا ما مات ذو علم وتقوى فقد ثلمت من الإسلام ثلما sẹ́rí tí àwọn onímọ̀ bá ṣe ń kú bẹ́ẹ̀ ni àwọn ihò ńláńlá ṣe ń lu sínú ẹ̀sìn Islam perforation ni like yóò mọ̀ lù ààyè ó dẹ̀ torí àwọn àfáàyẹ wọ́n ní àwọn ibi tí wọ́n dí nínú àwọn ibi tí ànú gbà wọnú al'umma wọ́n bá ṣe ń kó mẹ́ ànú ó gbà bẹ̀ẹ́ wọlé Sheikh Abdul Muhsin Al-Abbad hafidhahullahu ta'ala àwọn náà sì wà láyé bàbá náà ti dàgbà gẹ́ẹ̀ kọ́lọ̀ kó bá wa sàlékọ́ àláfíà ti wọn náà ìgbà tí Sheikh um, Rabi tí wọ́n kúnjò ní Sheikh uh, Abdulmohsen Al-Abbad tó tí wọ́n ṣe dàgbà tó yẹn wọ́n wà ní like wọ́n jọ kódàjọ lọ sí wọ́n sínú kínápin sínú bàkíyà ni bí wọ́n ṣe dàgbà tó yẹn like ó ń sọ báwọn ní mímọ̀ yẹn ṣe ma fọ́dù ara wọn ṣe ma yẹ ara wọn like àwọn mímọ̀ yẹn mọ̀ kí ìwọ̀n tó kú yẹ Allahu Akbar wọn ò dẹ̀ kí rí fún láìbára tí wọ́n wo àmọ́ máa ń rí fún ẹlòmí pé é eh, ìwẹ̀ tó kù ẹwọ ọ̀kọ̀kẹ́ tí Sheikh Rabi sọ ọ̀rọ̀ tó panilẹ́kún wọ́n ní àwọn ń ṣàdúrà pé kí Sheikh Fauzan àṣíkìlìdá kán mọ́ ṣàdúrà kó láyé fìyàwó pé wọ́n lá ayó dúdú tà méjì abalẹ́kú pé ayó sì dúdú yóò black Sheikh Rabi náà sọ̀rọ̀ ẹ̀fà pé láìfò black gan táwọn fà ìbálẹ́kú láyé ní ìsinmi àṣíkìlìdá ti kú Sheikh Abdul Aziz ló tún kò lé ní báyìí ṣékù Bédú kó ń jó ní kí náà ń pè ṣékà uh, alì nẹ́sìrì fàkíyí kó ń jó ní abdurrahman muhiyuddin ṣékà abdurrahman muhiyuddin wọ́n kó ń jó ní ṣék fàlá a wọ́n kó ń jó ní ṣék hassan mabzuk albanna kò pẹ́ o ṣék abdullal kọsíri ni wọ́n láwọ̀ wúrúrú tó pọ̀ gẹ́ lórí like ó lágbàrán tó pé ojoojúmọ́ mọ́rún jùgbọ́ lórí àwọn shia rawafi hamas gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣẹlẹ̀ pé ẹ̀rù ń bà rí fàlù umma yìí àwọn ènìyàn fi ẹ̀jà lù umma wọ́n fi sòfò gbogbo gbáyé káwọn ilé tó máa ṣẹlẹ̀ ní o láfáì tí ń ké tipẹ́tipẹ́ ní ṣẹ́kà bláàlù kàṣírì àwọn náà sàláì sí jò ní bí a bí lásì nínú àfà tó ìṣẹ́kù ní gbogbo oríṣiríṣi orígun káàkiri ayé nínú Saudiya ni àwọn Sheikh Abdullah bin Zulfiqar Dhoferi Sheikh Mustafa Mubram Sheikh Abdurrahman bin Awf al-Kuni àwọn olówó rẹ̀ wọ́n láìpẹ́ iná Sheikh Abdurrahman bin Awf àwọn náà ti dàgbà mo rẹ̀ ti jọ tí a lọ sí ọ̀dọ̀ Sheikh Abdurrahman bin Awf al-Kuni ní Madina so eh, ah, Abu Abdurrahman tán jẹ́ tọ́lù ní Kulliyatul Hadith ní Jami'a Islamiyya alájọ́lọ́dẹ̀ so pẹ̀lú Abu Mujahid lájọ lọ sí ibẹ̀ ẹjọ́ yìí so awádé nílé bàbá àwọn èèyàn máa ń gba kí ní bí ọ̀sán ní bí after dhuhr bí after dhuhr bí i 2 o'clock also because bí dhuhr bí 11 ní dhuhr also so bí 2 so um, àwọn kútùbù nahwi kútùbù nahwi so ẹ̀yìn tó ń gba kọ́tùbù nádá àwọn tó ń gba àjòròmíyà mutammima àti bẹ́ẹ̀ lọ so bàtà wọlé sheikh gbàgbé sheikh ti dàgbà àwọn báyìí tó ń tí mọ́ ṣe dàgbà tó náà láyẹ̀ tó na tẹ̀dìrísì wọ́n fi tẹ̀dìrísì lẹ̀ kó náà fáìmì tó wáyé kọ́ fi tẹ̀dìrísì lẹ̀ bóyá ẹ́ tí wọ́n gbé rárá mẹ́ ká tó tàwà kọfà dùrúsù Sheikh eh, Abdul Nasir Al-Albani ó pẹ́nà àìpẹ́nà tó stop ah bàbú lè ṣe dákì wọ́n lè ṣe dákì wọ́n lè ṣe dákì wọ́n lè ṣe mẹ́ni tó ti bẹ́ẹ̀ bàbá sì nínú ṣáàt wàhálà fíìlú wọ́n jùkú wọ́n wọ́n ah ó ti dẹgbẹ̀gẹ́fà ah ti dẹgbẹ̀gẹ́fà Allahu Akbar so yẹ ọmọ wọn náwà gbé wa lọ sí àwọn náwà driver lọ sí hotel ọmọ Burkina Faso ní wọ́n <laughs> Allahu Akbar àmá ti dára Saudi ti wọ́n so mọ́ náà yẹ dáadáa gbá Allah mashallah gbá mashallah àti Nigeria gbá inú rẹ̀ dùgán mashallah so like ẹwọ ẹwọ àwọn ẹwọ àwọn mímọ̀ yìí so yíbe láwọn tẹ́pọ̀ tẹ̀lé àwọn sheik arafat al-muhammadi sheik abdullila arifai àwọn uh, tàwà ní yemen àwọn sheik adam uh, sheik minira saadi sheik abbas jauna uh, sheik ahmad badu khan bẹ́ẹ̀bẹ́ẹ̀ lónú àwọn sheik silariyun àwọn tàwà ní philistine àwọn afá iraq afá sham àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lónú àwọn afá sunna tàwà kákàkiri ayé àbí allah subhanahu wa ta'ala kó bá wa sọ àwọn tàwà ní ayé nù wọn àwọn tàdẹ̀ ti lọ sí wájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó bá wa fúrújì wọn so eléyìí ni yóò jẹ́ ìgbẹ̀yìn suratu al-Qadr so a bí Allah subhanahu wa ta'ala kí ó ṣe yàfẹ́ nípa No. look.